ìhara òkè tí wọn ní kẹ gbọ́ mi lulẹ̀ lóko hmm. ìhara London ikú àmójúbà ìhara Nàìjíríà kété kì í fọ ìhara òlu òyìnbó ṣáì ìdàbọ̀ ìmárabalẹ̀ kí n Alhaji Pastor Olúwo Prince Gbẹ̀ngà fún wọn tán kì í ṣàlàyé ń korí líbe yìí hmm. òun náà lọ́dọ̀ rẹ̀ á. ó ń tiẹ̀ jàre ọba lọ́la òkú àgbàgbé ilé. Mm. Okay. Yeah. wọ́n lọ amẹ́ríkà ń wúre london belgium lọ̀rọ̀ tèmi gbà germany lèmi ń lọ làwọn èèyàn ń wí ká o ìjọba nàìjíríà ò nínú tí wọ́n á rò pé gbogbo agbárí táwọn ọmọ wa ń gbèrò òkè òkun yìí ilẹ̀ bàbá wa ló yẹ wọn ó ti lò ó hmm. èmi kúkú sọ ń jò ní ẹ̀lìmọ̀ yín mú mo ní invitation to the new slave trade òwò ẹrú ńláńlá àti ìgbàlódé níjẹ́ visa lottery. ẹni tí ò bá lọ́pọlọ tó pé tàbí kó jẹ́ professional lórí nǹkan kan èèbó lè fún un ní visa kó rí jẹ́. wọ́n fún ọ tán wọ́n ní okú ọmọ àtìyàwó rẹ wá ẹ̀ sì gbọ́dọ̀ jáde nílùú kẹlu ọdún kan àbóṣù mẹ́fà níta o o sì lóòtì ìdẹ́rú àbílẹ̀ bàbá rẹ ló ń sìn bá ń tayàtọ̀ mọ́. Hmm. bẹ́ẹ̀ lẹ́ra sì ń rò wípé easy láti gbókè òkun ọ̀hún tó irọ́ burúkú ni èéfín iná lásán là ń rí ojú òtólúkòso hmm. bára London bá dé sí alọ́run ní nàìjà gbogbo wa là á lanu lẹ̀ wọ́n dé wọ́n fún wọn ní two thousand olókéré hmm. o tètè rè gba visa lẹ́mbàsì kó lọ o bó ti dẹrùn fún ọ tó hmm. a wòye tó fáwọn èèyàn rẹ níjọba yọjú sí yàn London lẹ́mu kí ọ jẹ ìlú tẹ́ni tó lọ́kọ tí í jẹ́ two and a half percent ninety seven and a half percent yòókù single parent ni ọmọ ni wọ́n pàjọ bí èkúté bẹ́ẹ̀ ni bàbá wọn kọ́ wọn ló ti sá lọ hmm. ìwọ obìnrin nàìjà ti ń ṣakọ bọ́kọ mi bá ṣòsì máa fi sílẹ̀ ni bóyá ẹni tí ò lọ́kọ ń gbáyé èsì o hmm. ah, ó ń gbáyé hmm. lọ́wọ́ wọn London kí wọ́n bọ ṣòótọ́ ilé ayé rẹ̀ ó rẹ̀gbẹ́ rẹ̀ ń bẹ̀ tí mi yóò kó gbogbo trinkets oníláyé sọ́rùn sọ́wọ́ àtẹsẹ̀ tí ó mọ yí títì kiri bí wọ́n pé kí ló dé wọn ó ṣàlàyé fún wọn pé frustration disappointment àtàìládé orí náà ló dorí ẹ̀rú nígbà tíjó àjùmọ̀jó tó dijó òun nìkan ṣoṣo bó o sì rò pé ọrọkùnrin míì tó lóun ọ̀fi ìwọ lóyún náà mo fún yín lọ́dún méjì yọ rẹ lómi yọ lọ. èmi rọkùnrin tí ò níṣẹ́ nílùú London tó jọ́dọ̀ àwọn ìyá aláàánú ní ń gbé ká ibi ó bá ti rówó sáárín dín lórun bá. Amen bó bá sì wọ nàìjà tó bá ti kí lẹ́yìn ọrùn dẹ́múdẹ́mú mm. ẹ̀gbọ́n ti London dé náà láwí láì mọ̀ kó bàbá ńlá jí gòlò lọ́nkú wa London ńlẹ́ o ìlú tọ́lẹ̀ ò lè gbé mm. ìwárà nàìjà tó bá ló lágbára ìwọ gbaṣẹ́ tí ń bá mi ìdìwọ́ mm. kátẹ́bẹ́ẹ̀dì lásán ní jẹ́ bẹ́ẹ̀ mo kà mọ̀ pé ò lè tẹ́ méjìdínlógún kí wákàtí mẹ́jọ rẹ̀ ó tó pé eh. bí jẹ̀dí bá tiẹ̀ ń yọ lẹ́nu ò lè tẹ́ mẹ́rin máa yín mú ń bẹ́ o bóyá wúruwúru bó ti tẹ́tílé rẹ lóró pàǹbáwí ẹlòmíì alára London òfun lówó tó pọ̀ á sì yá wèrè láìla ńgbà tí ó mọ̀ pé owó ojú eégún ni wọ́n ń pa lọ́hùn-ún abẹ́ ìwú bí wọ́n ti ń ṣiṣẹ́ ni cleaning job láago mẹ́fà sí mẹ́jọ ń kùtù àárọ̀ cleaning assistant ní ó lè ṣe mẹ́sàn-án àárọ̀ sí márùn-ún rọ̀lẹ́ tó bá jọkùnrin ni kitchen porter ní sàmì tiwọn security. ààyè ìsinmi ò sí jagun kù níbi iṣẹ́ kejì kò rẹ́ẹ̀sì ó tún gbà kẹta lọ o kílínì ló náà tún lọ ṣe láago mẹ́sàn-án sí mọ́kànlá alẹ́ tó bá sọkùnrin tó lákìkanjú tó mọye gbèsè tí ń dúró dé ńlé àti ẹnu tí ń bọ́ hmm. yóò gba bí iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin lọ́mọ́jú kẹlẹ́lẹ́ ti ṣiṣẹ́ ọdẹ bó bá ti dé láfẹ̀mọ́júmọ́ ìnáró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ ni ó gbódómi o kó ti asáré bomi sórí kó tètè tó ya gba títò ètìtì náà di ṣe ni èló ló wá rò wípé wọ́n ń gbà tó ń bá wọn yọ kakulétọ̀ sí ó mọ̀ wípé bí ṣe ń gbà kò sọ́fẹ̀ẹ́ yóò sanwó iná sanwó omi sanwó gáàsì sanwó èmétímísímú sanwó fóònù bótọ̀ yóò sanwó bó ṣubó sétọ́ sísan owó orí wọn bíìlì bíìlì ni ò jẹ́ lómi ò lè wálé má bí èyí tó wálé ó rọjú fún ọ lówó ó tún bínú sí i àbí ṣe kí assistant tí wọ́n ń pọ́n lé pé nọ́ọ̀sì ni wọ́n rò pé ó fẹ́ ṣe toró gbọ́pọ̀ lówó lórí. ìrọ̀ ni gbìyìngbìtàn lè jẹ́ bá. ó ní ṣe bẹ́nu ká gbígbẹ́ ká gbétò àti bíbí àwọn arúgbó ni. ká di pampers sí di èyí tí ọba lè dìde bá a ti di tọmọdé èmi náà rò pé ò lè ṣùgbọ́n jọ mo bọ́rẹ̀ mi obìnrin kan délé arúgbó tiẹ̀ ti ń dìde fún. <laughs> ó ti dìde bàbá ìtàn ti kàtíkèsí eh. pampers ló fi ń pọn lọ́wọ́ àfi fẹ́ẹ́ ìgbẹ́ gbóná ọlọ́rìn ni bàbá tó fọ́n bóde o gbogbo ọwọ́ ọ̀rẹ́ mi àtọ́jú àtàyà àtàṣọ kìkì ìgbẹ́ni lórùn gbalẹ̀ kankan kan mo ní hmm, ìyá alámọ̀rin ẹ̀ ló ti má wa lára n tá n fara rọ́nù o irú owó báyìí ni wọ́n fi ránṣẹ́ sí ọ nílé tí wọ́n tún ń ṣaagùn sí wọn o àbíṣẹ́ tọ́ílẹ̀tì fífọ̀ ni wọ́n torí rẹ̀ ṣàdúrà visa kórì rẹ̀ ó jẹ́ kó bọ́ sí kó tiẹ̀ lè rí èyí tó gbó lérí díẹ̀ public toilet. Hmm ó mọ̀ pé jésù kì í ṣe mùsùlùmí ànábì kálílúyà àwọn ìgbẹ́ gelete gelete olóríṣiríṣi kọ́lọ̀ bí èpè tí ń rìn hòhò ìgbẹ́ mọ́ níwọ̀n la ń flọ́ọ̀sì rẹ̀ lọ́lọ́ tometome tó fi flọ́ọ̀sì rẹ̀ ní òkúnlẹ̀ rẹ̀rẹ̀rẹ̀ ó tún di iṣẹ́ gbígbọ́n tinú wc tá a jókòó lé ó tún kọ olóhùn níbí lọ òyìnbó tọmọ ń tójú máa rí ti fi gílóòbù síbẹ̀ kó o fi bọ́wọ́ ọ̀fẹ́ o ọkọ̀ o láì kì ṣẹlẹ́wọ̀n ọwọ́ ló fi kó gbogbo ògbẹ́ bóde kó tó bomi sí i o tì ní déédéé bomi sí bá náà o àfi tó o bá kọ́kọ́ fi ọwọ́ rẹ tó o fi ń jẹun yọ gbogbo páàdì táwọn obìnrin fi ṣe àlejò síbẹ̀ tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ tí nǹkan ṣòṣòṣò tí wọ́n fi tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ tí ń di omi lọ́wọ́ <laughs> èmi láyé mi òyìnbó ti ń sanwó ọ̀yà fún dúdú máa tí wọ́n ń ṣe owó tó ò ní ríbi ná lé wọn ò ní san fún ọ ojú ló fi rówó táàkì àti bíìlì tí gbé gbogbo rẹ̀ lọ ń wọ́n fún ọ ìwọ̀n tí ó kù gan ó rí i pé kò yọta sọ́ọ̀lẹ̀ ńgbà táwọn náà yìí wọ̀ hmm. èyí tí ó kù kó o fi jẹun ni kó má bàa kú kó lè ṣe ẹrú sí fún wọn dáadáa. mílíkì owó ilẹ̀ nìkan ti lè jọ o pé kó bá wọn máa fi kọ́lé lọ hmm. torí àìníwèé ò lè já wọn wálé o wá jókòó tẹ owó ọ̀nà o wá ń ya fọ́tò ilé onílé ránṣẹ́ onílé tiẹ̀ ni hmm. lọ́jọ́ tó wù gbọ́ pé lọ́ ló ń pa ránṣẹ́ ńlọ tó ń ṣaàgùn pé ó má lè wálé mọ́ o fi àgádágodo tì í mọ́nú òtútù lọ́hùn-ún ẹlẹ́dàá rẹ̀ ò ní já wọn yẹ gbogbo kó soríire èpè kọ́ o fọ̀rọ̀ rora wò ni o adé afálásọ kan so ta ni ó fi ṣe sàárà hmm. yúróòpù ńlẹ́ mo kí ọ àti wo àtàbúrò rẹ ti ń já amẹ́ríkà o. bá mi kí ọ dàbọ̀. àwọn ìlú tí ìwé ìgbélu ti ń fa ìpínyà láàrin tọkọ hmm. bíi pé wọ́n tiẹ̀ fi èpè divorce ṣe ìṣẹ̀dálẹ̀ London ni one out of one million ní márèèjì tí bára wọn kalẹ̀ torí pé yàwó ń san bíìlì bíi tọkọ ni òní tẹríba fàṣẹ baálé ẹ̀ mọ́ owó ìyàwó ń gbé pẹ́ẹ́lí ju tọkọ lọ ní móbìnrin míì sórí bẹ́ńbẹ́ sọkọ ṣé mi nìyàwó kan náà ó sórí lengelenge ìyà kan títí n ò ní fi lélẹ̀ fún re fẹ́yà láàánú ńgbà àwọn òbí sórí mẹ́ja bó sì lóun rẹ lòmíì tí ó fẹ́ ń pátápínlẹ̀ ọdún méjì náà ni yọ̀ọ̀yọ̀rùn àgbéjúlẹ̀ lọmọdé gbégi léra ọmọ di mẹ́rin bàbá mẹ́ta ọjọ́ iwájú ìyá alámọrin mi lẹ́sẹ̀ ó dojú alẹ́ kálábùradà ó tó mọ̀ pẹ́rù ni o. Mm òye wọn yóò yé wọn lọ́la ìwọ ọkọ tíyàwó rẹ fóònù rẹ látọ̀ ń pòun ń gbìyànjú ìwé ìgbélu ni ò tí ìjó òun ó dé o ọjọ́ hmm. mọ́kàn kúrò lára rẹ̀ kó fẹ́ lòmíì tuntun wọ́n ti ń bá ọ bó ti bí jẹ bí lẹ́bẹ̀ mo clean nìkan ò ti torí pé kò ì débẹ̀ ní ẹni tó dáwọ́ ìyà fún wọn jò ní èso ti dé hmm. máa retí rọ́ńbẹ́ London lẹ́mu kí ọ o ìlú tí wọ́n ti ń kọ́ ọmọ lárífín àfi bí èpè bí èdì bọ́mọdé bá fẹ́ tẹ fóònù bó ti wù kó kéré kó má gbọ́n tó ibi nàmbà nine nine nine lọ́wọ́ wọn lọ ọlọ́run ń pè ńlá ìmọ̀ o wọn á tó máa wípé bí òbí yín bá nà yín ẹ pọlọ́pàá o ah. àwọn èbó sì ń namọ tiẹ̀ o ọmọ dúdú ni wọn fẹ́ kó lẹ́kọ̀ọ́ tó yẹ kóoroko. kọ́mọ kọ́ bá ṣe rúpẹ́ náà ni. ògbọ́mọ lábàrá nídìí lásán lẹ́ẹ̀mejì ẹ̀wọ̀n oṣù mẹ́fà nítorí kí a ní rádaràdà àbọ̀ ń kú ẹ̀ bẹ́lẹ̀ kẹta bá ṣẹlẹ̀ ò lọ́mọ láyé mọ́nù ọmọ dọmọ ọlọ́mọ kí wọn lè fi ṣe ẹrú lọ́jọ́ iwájú ni. díẹ̀ nínú tójú àwọn èèyàn wa ń rí gbogbo ìlú òkè òkun tí wọ́n ń yarí lọ́nu o bí wọ́n bá wálé ṣe ni ẹ máa kí wọn kú iṣẹ́ ẹ máa kí wọn kú ìrọ́jú ni bí wọ́n bá fowó ránṣẹ́ sí ọ hmm. máa ná bí wọ́n ṣe fẹ́ ọ náà ni dákun o hmm. má bòwó wọn jẹ́ o má jókòó lówó wọn dábọ̀ o hmm. gum powder ni má jókòó lé o má sì ṣaagùn sí wọn o rántí pé wọn náà bímọ àgùntàn tọmọ rẹ sọnù lọ́rọ̀ àwọn èèyàn wa ti ń gbélú ìbò o ó ní nǹkan ń bẹ́ẹ̀. ẹ bẹ ẹ bẹ lóòótọ́. tó nínú kẹsẹ̀tì mi choices nìtàn itú bàbá ìta ti bẹ̀rẹ̀ nínú stand up comedy extravaganza ni mo ti tẹ̀síwájú London yabis leléyìí ń jẹ́ tí mo ti máa gbọ́ ọ̀hún sọ̀hún lórí ìtàn itú bàbá àtàwọ̀ mi ò dédé sọ́dọ̀yìn tí mò ń fáyé là mo dá Amẹ́ríkà níjọ́sí mo gà tí ọ̀rọ̀ fún wa ní itú bàbá àtàwọ̀ ni mò ń gbọ́ mo dé London mo fi fìlà òdùdé pàkọ́ àfẹ́gbọ́ ojú abáta o àlàyé ń pariwo mo ṣètò nínú rédíò bí wọ́n tẹ̀mí láago màsí tún gbọ́ ìtúbà bá àtà ń kọ gbẹ̀ngà ibi tó ti pàdé àwọn bọ́ọ̀sì nínú sẹ́ẹ̀lì ló mà sọ dé hmm. ẹ́ tó ti ní kí wọ́n rìlíìsì wọn fóun aráàsì òun gan wà lọ́ndà arrest and detention àbó ti gbàgbé ó sì tún fẹ́ béèlì èèyàn ó yà gbọ́ ọ̀nsọ́hun aláyé àwọn ń fẹ́ tiẹ̀ o èmi gan kọ́ lẹ̀ ń fi ọlọ́run lẹ̀ ń fẹ́ torí bíbélì ní ọkàn ìṣòro la ó mú sanra ẹni tó bá sì ń bomirin gbẹ̀ngà adébóyè ìránṣẹ́ mi a ó bomirin pẹ̀lú ilé tàkó rẹ̀ ńkọ́ kò ní í gbẹ. ọlọ́pàá sọ fún bàbá ìwọ fẹ́ bẹ́ẹ̀lì yàn ṣé o tó fẹ́ jáde mi gan ni tó o bá kú itú ní. èmi láìla tí mo dẹ̀ ṣe ń rò pé kí n rẹ́sì ń bí fún bí oṣù mẹ́ta ni o fún tó dẹ̀ yìí olórí burúkú ní ẹjọ́ méje péré màá lò ẹ̀yin guys ẹ dúró dè má wulẹ̀ kánjú àjọ máa lọ ọjọ́ méje òní. tó wọ́n dẹ̀ ní ẹyẹ léyìí gbóńlé jẹ kó gbóńlé mu kó wá dọjọ́ kú lòun ò ṣe mọ́. mo bá wá itú bàbá àtà lọ sí police station hmm. kí n wo bóyá mo lè rí béèlì kò ṣeé ṣe wọ́n kàn sọ fún pé mo béèrè rẹ̀ ni ọjọ́ kejì mo gba iṣẹ́ lọ láàárọ̀ kùtù alẹ́ mò ń tó ń dé bíi hmm. nine pm mo dé police station jọ náà wọ́n ní baba ń sùn mo bára búrẹ́dì ńláńlá mẹ́ta sandéènì mẹ́ta mílíìkì mẹ́ta mo fọlọ́pàá ní something kọ́ baba ń fi gbogbo rẹ̀ jíṣẹ́ fún baba jọ́ kẹta mo ti dé látàárọ̀ kùtù wọn ò jẹ́ rí baba sójú títí di ìrọ̀lẹ́ n kò wá di bí aago márùn ààbọ̀ alẹ́ mo kàn ń gbórin láti inú sẹ́ẹ̀lì ni led by ituba bat afúnra <laughs> ẹ̀ mo ń gbọ́ ganja o ganja o ganja o ganja o amúgbó mímu ganja ganja o ganja o polisi mọ̀ mú ganja ye, ganja ganja ganja yìí ṣe ìwọ tèmi o ganja ye. ẹ kọ́ ní àbí òní dáfúyà yìí ni àgànjà ẹ mú ní ọlọ́pàá ẹ jọ ẹ jẹ́ ìyanjú sí bàbá ìtòrí ọlọ́run wọn ò dáhùn mo bá ké láti ta bàbá o jámọ láyà bí èpè o èmi mọ wá ta o bàbá ní aláyé mi gbẹ̀ngúlò sáà wọ́n sọ fún mi pé wà ń ta òyì hmm. lọ́lé mi lọ láti bíi seven thirty àárọ̀ tí mo ti dé ọ̀rọ̀ ṣe ni mo kà mọ́ olólùfẹ́ tòótọ́ àbí wọ́n ní ẹ lóun gbàdúrà bẹ́ẹ̀ ni sà kò ní ìdí àdúrà má dọ́lọ́ ńláàmú ah, ah. kò bá ti lọ gbá àtùpà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dèmi yẹn jáde <laughs> kò ṣáná sí i àbó kó o ṣáná sí kókò mi ò farapamẹ́ fún ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó o mú jo oògùn díẹ̀ nínú ìgò st michael yẹn kó o bú sí ṣáná sí òwú àtùpà kó o máa pé tọ̀ tó ń bẹ fún tòsí bó ṣe òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ àṣàṣeré ọmọdé adé afọ́rùn mi là ń jọ tó ń ṣàwó lọ sóde ọ̀tá ẹ̀ ah. wọ́n lọ́rùn mi là àwọn apá ẹ̀ àwọn adìẹ lẹ́wọ̀n onírọ́lẹ́ fipá olérè là ń fọmọ ayò ṣe sínsínsín àtẹ̀rù àtagbára wọn kò ṣàwọ̀ sí wọn lápò ṣeéṣeéṣe ṣé o ti gbọ́ aláyé mi gbòǹdúlò mo gbọ́ sà ṣé o ti jẹun rárá oúnjẹ kẹ̀ sọ fọlọ́pàá kan ń bẹ̀ yẹn pé mo ní kó fún ẹ lówó kó o la jẹun ìbádẹ́kọ̀ tí ò fún ẹ ó kọrúkọ ẹ lẹ ṣé ó yẹ àbò ti sùn mi ò tún sá aláyé mi gbèǹgbù ló sá ọmọ máṣíìnì tí mo sì sí lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá tó tóòsì ìyàwó mi lóṣù tó kọjá yẹn. bẹ́ẹ̀ ni sà. làkọrúkọ ẹ sí lára kó máa gun ká mo fún ẹ. <laughs> mo ní à pàtíkúlà nǹkan sà wèrè yẹn kó sá lọ nígbà tó gbọ́ pé kan láyẹ pákó fóun òní di pàtíkúlà sọ pé kí dúpẹ́ ọlọ́jẹ̀dé typist kó bá ẹ tẹ néèmù àdírẹ́sì ẹ̀ sí lára paríparí ẹ̀ kó tẹ̀ pé sold by ìtú bàbá àta ọlẹ́ẹ̀dẹ́ tó kọ̀dà kọ́ sí lára bẹ́ẹ̀ this machine is sold by ìtú bàbá àta ọlọ́pàá bá dẹ́ dúró máa tọ́ka sí ní tẹ́ ẹ kọ́ ṣé ó ti yẹ àbó ti sùn mi ò sùn sà ẹ́ẹ́ làá gbé a ti yé àwọn ọlọ́pàá pé èmi tú bàbá àta mi ò kì í jalè wọn á mọ̀ pé mo sì sí ẹni ó dàbọ̀ máa lọ ìwọ tó ń jèrè ìwà ẹ lónìí nìyẹn tó lọ́jọ́ kẹrin mi ò wulẹ̀ lọ bí iṣẹ́ mo kàn déédéé ya police station ni mo bá rí baba tí ń bọ̀ láti inú sẹ́ẹ̀lì mo gbọ́ ẹ́ẹ́ kí ló wí o DPO ìyẹn ni well um, Mr. Man you are now a free man ẹnìkan ti gba béèlì ẹ one woman like this kí ló porúkọ ara ẹ̀ kò sọ o ẹ dẹ̀ kó lọ ẹ ya ni àbí àdáàbò ìyá ẹ ni. ẹ̀wẹ́ yàtọ̀ sí yẹn order from above náà ni ká fi ẹ lẹ̀ okay okay àwọn àtìngò paramọ́lẹ̀ sulé bàtú kọ́nà jọ́gbọ́n kọ́ nìyẹn tó dún nínú sẹ́ẹ̀lì ẹ always lè lẹ́ bàbá lẹ̀ always lélẹ̀. ọmọ bàbá. ọlọ́pàá ní wẹ́ àwọn àtìngò ọ̀nù àtìngò ẹ̀ jọ débi kéèsì wọn yàtọ̀ ẹ máa lọ ẹ máa waste time wa. Ah, ah, DPO mẹlẹjọ bá mẹjọ ẹlẹ́bi kò ń pẹ́ lórí ìkúnlẹ̀ ah, àwọn ọmọ yìí ti gbà pa wọn jẹ̀bi wọn dẹ̀ ní ẹ má bínú ilẹ̀ tún fẹ́ gbà ó ẹ dé o ó sopa mímu pọ́nú ó gbójú ẹ̀yìn dọ̀bálẹ̀ ó tún wọnú bóòlà já ìgbà wèrè ń ṣe yá ẹni. kódà ẹ rìlíìsì wọn fún èmi mo ṣáà di free man mo gba béèlì wọn ìwé dà kí n sáyìn. bàbá ńlá investment làwọn bọ́ìsì yẹ má jẹ́ waste resources wọn abẹ́ ò gbọ́ àwọn ìjìnlẹ̀ àṣà tó ń tẹnu wọn bọ́ ni. nìkan tó dúnnú sẹ́ẹ̀ ah ìtú bàbà no die no resting ọjọ́ ọkú lọ́jọ́ ìsinmi àgbà oyè àwa ń stamp paper ń bí àwa wà kándọ̀ o ọlọ́run tiẹ̀ wé ètì ìpẹ́ tó fi ṣẹ̀dá àwa ni mẹ́ ìbá bẹ́tà fọlọ́run kó fún ìpẹ́ yẹn dábàtà fún ẹ bàbá ta ló ń jẹ ń tajà ń ju ìjìnlẹ̀ pa ọ̀pọ̀ rafa kútọ́nu. dpo yìí o kì í ṣe olórí gàrí o sórí tiẹ̀ náà òwú ni àbí adáàbò yẹ ẹ rìlíìsì àwọn ọmọ ìfún mi ókè. Okay order from above tẹ́lò náà tó wáyé ń kọ́ bàbá ẹjọ wọn ò include àwọn boys yẹn mọ́ yín rárá ẹjọ ọ̀fíìsà ẹ wá wá o nígbà tí Jésù wálé ayé kí ló wá ṣe well according to the Bible wọ́n ló wá láti jẹ̀yà láti kó ẹ̀ṣẹ̀ aráyé lọ ǹjọ́ mọ̀ wá rí kó tó ṣe bẹ́ẹ̀ wẹ́ ó ti o ẹ ẹ èmi mọ àwọn eléyìí rí. Ah ok ẹ la ṣí sẹ́ẹ̀lì fún mi padà ẹ ò bá lè fi wọ́n lẹ̀ èmi náà ò tí ì lọ ah, ó ti o order from above yẹn sọ pé ẹ ò gbọ́dọ̀ lo another thirty minutes ń bí tẹ́ ò fi lọ àbórí ọ́fíìsà yìí ń jó ta làásù òtí ẹ ní bàbá bá tajú kan lọ́ba rí mi gbẹ̀ngúlò sà bàbá mi mú gbó mẹ́ta wá nílé ah, àtàwọn bọ́ìsì mẹ́rin àga kan tán máa dé dp òyìnbó pẹ̀lú òkè plásítà tán máa fi mú gbó mẹ́nu ẹ̀ àti ṣáná kan sáré bí olè tí wọ́n ń fìbọn lé ní o o tó dé wàá rí wàhálà tí máa ti fàdí ẹ ah. mo ní à ah, bàbá ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ́ẹ́ nìkan ṣí sẹ́ẹ̀lì padà kí n wọlé kò ṣáà ń sọmọ ẹran níjọba kọ́ sẹ́ẹ̀lì fún ọmọ èèyàn náà ni lẹ́nu ìjẹta tí mo ti wà ń bí ojú mi ti rí tó wíyí tó ń jẹ́ kọ́pùlà sísí olórí burúkú bílà ara ara bí ọwọ́ ọmọ lẹ́yìn ara rẹ ló ń fọṣẹ dúdú wọn lẹ olóòṣì nígbà tó dídí police station bá ń ṣe àwúrè ẹ̀yin nàìjíríà kẹ máa gbọ́ ẹ̀yin London ẹ máa so aláyé mi gbé wúlò sà kò sí sẹ́ẹ̀lì kankan tó gbẹsẹ̀ mọ́nú bẹ̀ yẹn tẹ́mú tẹ́mú ní dédé ẹkún ẹlòmíín láìdí káàdì méjì wọ́n tún kó kórìnrìn kùnrin láì gba identification rẹ̀ lọ́wọ́ ẹ̀ o sójà kan ń bẹ ní cell number five ń bẹ yẹn báyìí wọn ò tí ì mọ̀ o ó fẹ́ ṣó id card ojú ẹni tó ń kó wọn fún wọ́ndé láago mẹ́wàá lẹ́ ojú ẹ ti ránkó kò wulẹ̀ wá id card máa yẹn ìgbà táwọn sọ́jà bá gbọ́n sẹ́yìn tí wọ́n kógun dé wọ́n máa pé sọ́jà burú sọ́jà burú èèyàn láàárọ̀ ògùn fún yàwó ẹ̀ tó wà lọ́sibítù ẹ kó mọ́ wọ́ndì ṣé ẹ mọ̀ pé pẹ́trol ni wọ́n bò mọ́ yàrá tí wọ́n ń dáná lọ́dẹ̀ tó wà lóru làwọn kan wà ń gbà bọ́n o. Hmm. báwọn ọlọ́pàá ti rí i pé bàbá ń tú gbogbo àṣírí wọn wọ́n bá pa wọn lẹ́nu ẹ ẹ ẹ ókè sà ẹ bá ṣí sẹ́ẹ̀lì làwọn àti ń gò bá jáde kànájàgbọ́n ní bàbá àgbà ẹ always lè lẹ̀ sẹ́ alẹ́ always lè lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ìtúdì nọ́tìkà nọ́tìkà. àwọn ọlọ́pàá ní ẹ bẹ́sà káwọn bọ́ọ̀sì yìí kí wọ́n sì máa rìpọ́ọ̀tì síbi láràárọ̀ títí tí a ó fi parí um, ìwádìí tá à ń ṣe lórí kéèsì wọn ah, olórí burúkú ni ẹ o ẹ wo ìparí ìwádìí látòṣù mẹ́jọ aláyé mi gbé ngúlò sà káàdì mi wà lọ́wọ́ ẹ ná bẹ́ẹ̀ káàdì yín bẹ lọ́wọ́ mi wọn ní kan mo bá fún wọn ọlọ́pàá yes dédé ìgbà táàrú àwọn àti ngo bá ń sọ yín tẹ́ fẹ́ rí wọn yes ibi tẹ́ ó máa wá wọn wá nìyẹn wọn ráàyè pààrà ẹ wá fún wa ní ráìdì délé afẹ́ máa lọ o dp òyìn kan wò títí tí ó ní well sergeant johnson yes sir kọpù olùpè yes sir ẹ lọ drop wọn gbogbo wa bá kónú ọkọ̀ wọn bá ń gbé alẹ́ ọlé. bá a ṣe délé táwọn èrò àdúgbò rí pé àwọn ọlọ́pàá ló wá dúrọ́ọ̀pù itú bàbá ìta hmm. ọ̀pọ̀lọpọ̀ ló dúró síta pẹ̀lú èrò pé wọ́n tún wá sáàtì ilé bàbá ni hmm. bẹ́ẹ̀ ni tún wọlé ló gbé àga kan jáde àtòkùn ah. aláyé mi ló ń lò sà ọlọ́pàá tí mo ní kó fún ẹ lówó oúnjẹ tó ní kò sí ṣé ò sí láàrin wọn <laughs> ah, òun gangan ló dúrà sà ah. ó yẹ sáré ẹ̀wà dímágàì ah. gbogbo kan kórè sí lẹ́nu ẹsẹ̀ ló téèpù ẹ̀mọ́ létè ah, ah, ìkan tó kó má wéèsì gbó wa torí gbàrà tó bá ti mú tán làwọn kílà ó la yẹ pákó fún ìgbẹ́rùn jèèyàn náà kó lè dóorùn para àdúgbò. <laughs> kílà àwọn ọlọ́pàá gbọ́ bẹ́ẹ̀ sí yíyún sergeant johnson kíkì ọkọ̀ ni nílọ ni sergeant tó pè lọ́ba gan ọkọ̀ ìgbẹ́ àfẹ́wé baba ni ọ̀rànjọ́gbọ́n ẹ always nílẹ̀ bàbá. tó bá di láàárọ̀ ọ̀la ẹ rán mi létí ẹ pẹ́ ni tí mo ní ẹ ó la mú wá by force in police station ńkọ́ ṣé ẹ gbọ́ abẹ́ ti sùn bàbá àsùn á jẹ̀yà ìlójú pálí ní fún kó tiẹ̀ sá kò yẹ jí àwọlé lọ ẹ̀yin ẹ kárẹ́ o ẹ̀yin wèrè àdúgbò tó ń bú mi mo tún ti dé gbégbé ìgbésóko ayé yín wá rògbò báyìí láì dé sẹ̀lẹ̀ o ah. kálukú bá ń wọlé lọ́ntì ẹni ẹ̀ lọ gbàdúrà lèmi bá dúró níta ń bá ń tọ̀ sẹ́gbẹ́ ògiri ah. bẹ́ẹ̀ ni bàbá táwa bá yọ pẹ̀lú kòbókò ẹlẹ́nu méjì ṣé bàbá ń ti ń wá mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mò ń dọ̀jì kiri ó ní eh, wo dúró bẹ́ẹ̀ gbẹ̀ngà dúró báwọn ah. bọ́ ọ bá lọ mú ìbọn eh. <laughs> mo bá túlẹ̀ ìbọn kẹ̀ ó di sọ́kínú ilé ìtúwàbàtà ìtúwàbàtà ní aláyé mi gbẹ̀ngù ló kí ló ń lé ẹ. bàbá kan bàbá kan bàbá táwa ni kí ló ló pa yín pọ̀ mo dẹnu fífẹ́ kọ ọmọ ẹ ni. mo dẹnu fífẹ́ kọ ọmọ ẹ bẹ́ẹ̀ ni sá bẹ́ẹ̀ ni bàbá bá já wọlé pẹ̀lú kòbókò bó ṣe gbé sókè bá ìtú ni èèwọ̀ àgbérò àyàmàkú ẹ̀kẹ́ kò fẹ́ na aláyé tèmi kí ló dé. bàbá táwa ni ó fẹ́ borí ọmọ mi jẹ́ ni ó lóun ọ̀yàn lọ́rẹ̀ẹ́. ìwọ fẹ́ kó mú lọ́ta ni adáyé mi gbé wúlò sà gbé gbajú fún bàbá yìí mo bá súnmọ́ ìfọ́ òyà fún oníkan sí ìfọ́ ah, ah. owó ọwọ́ náà máa ti rorò díẹ̀ kẹ́ nǹkan sí ìfọ́ ah, wèrè ní ẹ o ò mọ̀ kó ṣàlànà níwọ̀n kí máa ń gbà àná lójú ó ti gbá lójú yẹn jù má gbá lójú mọ́ ẹ̀fà sẹ̀ ní okun ee mo bá róòlù lẹ́ẹ̀bi jakisa ní fúra ilẹ̀ gbìm. bàbá oní bàbá. ẹyin bàbá táwa àbí kí náà pè ẹ bí èèyàn bá ṣàwọ mọ́ṣáláṣí tàbí ṣọ́ọ̀ṣì tẹ ẹ bá nà ń bẹ ọlọ́run lẹ́nà so àlàyé mi gbẹ̀ngù ló kọ́ ló wá bàjá làkàtà mi lójú mi èmi ló ná ò dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ah, ó yá ẹ̀dín má ga. Ah ẹ ń bí ẹrù gàǹbàrí gbégbó sí lẹ́nu ẹ plásítà ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ fòwú di létí méjèèjì o ajẹpẹnu nìkan ni òkú sí ẹ fòwú di ní imú méjèèjì náà bó bá ti ń fẹnu mí igbó ló ń fà yẹ ayé ẹ ò ní dà ó lé ewúrẹ́ wọlé alágídí ah, olùsí aláyé mi gbé ń wúlò sà ìwọ náà kò jáwọ́ nínú ọ̀rọ̀ táwa yẹn o àbí kò ń sọmọ ṣe bẹ́lẹ̀ tó bu ìlà òǹdó yẹn ni bẹ́ẹ̀ ni sà jàwọ́ ń bẹ̀ dream girl mi ni ah baba, ẹ mo ní o jáwọ́ ń bẹ̀ ọkàn mi wà lára ẹ̀ bàjẹ́ ah, mo ní bàbá mo ti ń fẹ́ mo mọ má fẹ́ mọ́ ah baba, èmi pẹ̀lú ẹ ti bára wa ṣe pọ̀ bíi ten times gan ìwẹ̀ tó náà ti wẹ̀ lẹ́yìn rẹ̀ á ju hundred times lọ ah baba ó ti lóyún ló mọ màá bá ṣe ń bàrígà bàbá táwa ó gba tèmi gan ni ó yé mi ájú tiẹ̀ lẹ̀ tó bá rí mi nígbà tí ó yá wèrè ẹ wo sùúlẹ̀ bàǹtù bàbá mi léwèlè ẹ tú okùn lára bàbá amúgbòyì bàbá táwa sá ṣó fẹ́ kàn yẹ pákó fún ẹ rárá o òkè àti wo àtàlàyé mi gbèmí lò ẹ̀là wa tá wà wá ẹ̀mí sùn ọ̀pẹ ẹrù débì délé ọkọ̀ ń tiẹ̀ nìyẹn ẹ̀dẹ̀ máa kẹ́rù ẹ̀ wá láfta ẹ má pẹ́ torí ọlọ́run mú dájú díẹ̀ o mú dájú díẹ̀ o <laughs> bẹ́ẹ̀mi àti bàbá táwa ti ń wojú ara wa bí ó ṣe lọ làwọn kan bá ń bọ́lẹ̀ pè pè pè pè pè ẹkúlé sà bàbá àgbà bàbá olóyè ẹkúlé sà náà ń wọlé pẹ̀lú àdá lọ́wọ́ bàbá ní ẹ̀yin ọmọ eriwo ẹ̀yin ọmọ eriwo tú àṣà ẹ̀yin ọmọ eriwo ìyà kàtà ìyà ẹ máa wọlẹ̀ ẹ máa múgbó ẹ máa fàáfin ìkójú yín ó lè wálẹ̀ ẹ máa jatare máa fògógóró lé kọpọlọ yín ó lè sẹ́tù torí inú òòrùn gangan la báwo ni. dáadáa ni bàbá àgbà. ayé yín á dáa ayé yín tiẹ̀ ti dáa kò ní bàjẹ́ ní káwí aláyé mi gbẹ̀ngùn ló. sáà twenty seven ni wọ́n o àwọn tí mò ń jí ìsì ẹ̀ ń pa wọn nìyẹn tí mo ní wọn gbọ́dọ̀ báwọ nìkan lé torí wọn ní dáìmọ̀ àwọn mo la fàjọ̀gbọ̀n kan lákùrẹ́ tí mo ní wọn tún máa yà lóńdó pitú aspire àdá làwọn òǹdó fi jà ládùúgbò yìí tí mo mọ̀ seventy seven àdá ni mo rẹ fún wọn wọn la lò lọ́hùn má fẹnu kẹjẹ ń gbogbo ẹ ẹ wá o àbójú mi ń sùn ẹyin mélòó lẹ padà yìí twenty three ni bàbá kí ló dé àwọn mẹ́rin yòókù ńkọ́ ìtúbàbà ogun ti kó wọn o àpàdé àwọn ọlọ́pàá kan wọ́n láwọn suspect kó lè ní wá ní tán ṣeré àdá tó plenty káti ẹ̀ tó pa ń sọ̀rọ̀ báyìí àfi pa wọ́n gọ́ọ̀nù ajá dúdú dáhùn ní sá imú ẹ̀ ní gbogbo ẹ̀jẹ̀ ara ẹ̀ gbà jáde ajá dúdú ti kú ajá ti kú bàbá àwọn ọlọ́pàá tó kù tiẹ̀ yarí gan fẹ́ tó yìnbọn fún ajá dúdú. Yeah wọn wá bẹ̀ wá wọn ló ti yó ni. Ah, lẹ bá gbẹbẹ. Ah, ẹ̀bẹ̀ kẹ kó tó káwọ́ ìbọn ìdílé báyìí bàbá mẹ́múdù ó ti bù ní jálá akọrin tí pọ̀ jẹ́ ọ̀nà bíi fọ́tì ló ti ṣá ṣá ṣá ṣá. Ah, ṣé ó kú. òun mọ̀ administrate bàbá. mo jẹ́rìí wèrè làwọn àdá yẹn á dá fún ẹ mẹ́múdù làmú igbó mẹ́wàá eh, ó lè mú olè tó ta tí ṣá ni. bàbá òòṣà mo jẹ́rìí àgbà gbé búrẹ́dì ńlá yẹn náà mọ́ ojú kò ní tiwọ́ náà ọmọ ọkọ ni ẹ́. mẹ́múdù ni bàbá òòṣà àwọn ọlọ́pàá yẹn tiẹ̀ bínú wọn yìnbọn fíìmù náà èyí tó dáhùn báyìí igbó ló ń fọ́n sí ọ̀tá hámọ́nù yòókù ni. ó káre kí ni oníta ẹyin tí mo kó ẹ ó ṣe. mo ṣe bàbá. ó káre ṣé orí bórí ṣe yọ ẹ mẹ́mẹ́ tó ń kọ́. ìbálẹ̀ bá mi òòṣà ọ̀tọ̀ ní tẹ́ran wa ìjọ̀gbọ̀nlẹ̀ ní àlọ́fà ká lọ gbalẹ̀ onílẹ̀ ká gbà fónílẹ̀ àwọn ká gbà lọ́wọ́ àwọn ará ẹni jẹ mẹ̀mẹ́ntò ìyàwó níyàwó ló lọ ń bá lò ló bá lò mọ́gùn. báwo ló ṣe wá ṣe. bàbá àgbà rúùmù yẹn ló kú sí. forí fọ́gò ńkọ́. bẹ́ẹ̀ náà ni tiẹ̀ bàbá má jẹ lání mọ́gùn tó ń tiẹ̀ lò ọwọ́ kan tá ń jẹ lálọ́wọ́ pẹ̀lú ọbẹ̀ ọ̀gbọ̀nà kàǹtìn báyìí ẹ̀ẹ̀kan náà ló déédéé kọ́ kọ́kọ́rọ́ òkú bàbá wèrè lọkọ woman náà kò wà modernize rárá ó tún ṣe talákùkọ pẹ̀lú ẹ̀. bàbá àgbà mò ń gbọ́ kọ́kọ́rọ́ kó àfi pọ́n òkìtì. bẹ́ẹ̀ ni ó máa ta ó máa ta. àtúnfi pọ́n nàmbà tù. ẹ wú ẹ wèrè ẹ̀ẹ́dẹ̀ lè dìímú. bàbá òòṣà làbá dìímú papà koko bẹ́ẹ̀ ló pariwo mẹ́ra ta kẹta mẹ́ra ta kẹta mẹ́ra ta kẹta. Ah. egun ẹ wá lójú tiwa lọ ó lójú tó gún èèyàn lọ bàbá bá a ṣe mu tó àtòfin pọ́n ló bá mú èkó ẹlẹ́ẹ̀kẹta ó ta ó mú èkó ẹ bàbá Àjàní di wicked boy ńkọ́ bàbá àgbà Àjàní tribe àjẹ olórí ogun ló yẹ kó máa ṣe àpàṣù náà fún wọn lórí ilẹ̀ máa yẹn gan ah. ó mà dàbí Ògúnyọmí Johnson àti Samuel Doe ni bẹ́ẹ̀ ni bàbá lójijì ìwèrè kan báyìí kan déédéé tú ìgbàdí ni ọwọ́ kan tó já wicked boy lẹ́yọ kan háì ahọ́n àjàní jáde ní gbangba bẹ́ẹ̀ ni nǹkan ọmọkùnrin ẹ̀ náà sá jáde tẹ̀lé tó ń jáde tó ń jáde tó ń wọlé kì í ṣe dẹ̀m sí bàbá ọ̀pẹ̀lọpẹ̀ sufi àdá mẹ́ta ló gbàgbé sára máa yẹn ọ̀kan lórí ọ̀kan lọ́rùn ọ̀kan níkùn ẹ̀ so baba àdáná ò bá wa bọ̀ pé o mẹ́jọ aṣáájú sixty nine la kó padà o ó jẹ́ èèyàn mẹ́rin àdá mẹ́jọ tó gbógun lọ baba ni ah, ẹ̀yin boys ajá dúdú ti kú gbóǹfìdíwọ́ hmm. bàbá a ti máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run mẹ̀mẹ́ńtò lumọ́gùn correct bàbá orí fọ́gùn náà jẹ́ lárọ̀rùn no correction bàbá wọ́n dán oògùn o lára ajá ní wicked boy ó dẹ̀ rí bẹ́ẹ̀ bàbá ṣé ẹ ti máa mú gbóyún ah, àti mú bàbá ẹ ò rí wa ní ah, ah. àti mo ti pẹ́ ní dáfún dédé yín ẹ mọ̀ pé ikú tó ń kojú gbẹ ní òwe ló ń pa ní ẹ paná gbó lásán èdè alẹ́ yìí títí dàárọ̀ ọ̀la ká fi ṣe last respect fún wọn oh, silence ní throughout o oh, ẹ gbọ́ abẹ́ ti sùn àsùn bàbá òòṣà tó lẹ́nu ọjọ́ mẹ́ta ni bàbá fi ìwé kan ránṣẹ́ sí mi ó ní bó ń kà fáyé lórí rédíò báyìí ní lẹ́tà náà lọ ẹ pẹ̀lẹ́ níbẹ̀ yẹn òdèdè ọmọ nàìjíríà pátá èmi tú bàbá àtàjàmọ́láyà bí èpè ọkọ ráfà tó ná kú tọnu èpè òyìnbó ọmọ ajá lóòjọ́ mo kí n pé happy millennium ẹ̀yìn ọgọ́rùn-ún ọdún tuntun tá a mú yìí èyí ni láti fi tó yín létí pé mo ti gba jésù sínú ayé mi láti tó gẹ́gẹ́ bí olùgbàlà nípasẹ̀ èyí ẹnìkan nínú àwọn bọ́ìsì mi látòrí kílà dórí sufi àpẹẹrẹ ìjọ̀gbọ̀n sulé bantu àtàwẹ́wẹ́ jogun omi iná ń jó ìrèpè ṣàkàbùlà eyín ejò dẹ̀ǹgẹ̀fó ẹnìbọ̀dì inú wọn tí ò bá ti dúró pẹ̀lú òfin ìgbàgbọ́ tí mo bá pa màá yẹ pákó fún mi o ètò ìfẹ́ǹdì tí n bá tètè rí ẹ̀mí mímọ́ gbà màá dá ṣọ́ọ̀ṣì tèmi lẹ̀ ẹ̀mí mímọ́ gidi ni kò ń sẹ̀mí talismanu ẹ̀mí wèrè èmi àgànlẹ̀ mi plan tó mọ àwọn èèyàn kan nú àwọn ṣọ́ọ̀ṣì onírọ̀wọ̀ yẹn o wọ́n máa ń pariwo receive your holy spirit bí ẹni pa wọn ní jésù tó ń pín wáyé aná tó ló bá ti rí nbẹ tó jáde wá láti inú kóòtù ẹlòmíì àfiná ṣọ́ọ̀kì àwọn ẹni ẹlẹ́ni tó dijú jẹ́jẹ́ àwọn yẹn aṣubú lulẹ̀ alẹ́ mi kan ló gbé wọn ṣubú ògidì ọmọ àlè olórí burúkú gbogbo ẹ̀yìn kí n tó dá ṣọ́ọ̀ṣì tèmi lẹ̀ ẹ jẹ́ mọ́ scott pẹ̀lú bọ̀bọ̀ evangelist kan broda fẹ̀mú nǹkan láyé mi gbòǹgbòlò mùsọ̀ọ́dà láyé mi gbòǹgbòlò tipẹ́tipẹ́ ní ọdún mi lọ́ní àti tún yìí o kó dẹ̀ wá bá mi sọdún kádìjọ lọ sí ṣọ́ọ̀ṣì ó new life tí jésù fún mi olódùmarè àmúdòdé wa délé ògo. nígbà tó di sunday kan lóòótọ́ mo sọ fún ìyàwó mi àtàwọn ọmọ pé ẹ máa lọ ṣọ́ọ̀ṣì wa èmi fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì àwọn bàbá itú mo bá débẹ̀ ibi tọ́kàn mi ti kọ́kọ́ balẹ̀ ńgbà mo délé tu ni pé n ò gbóòórùn gbó kankan ah, ah, mo ní aleluya alaye mi gbé wúlò tikẹ́tikẹ́ mo ní bàbá o abẹ́fẹ́ di new millionaire mo ní àbí millionaire ń lẹ́fẹ́ wí jẹ́ àfi ilẹ̀ bẹ́ẹ̀ ó yá ẹ̀yin ọmọ eriwo alaye ti dé ẹkúnlẹ̀ jẹ́ àgbàdua ká tó lọ ṣọ́ọ̀ṣì gbogbo àyòkù bá kúnlẹ̀ labádìjú bàbá ní tó ìbá o ti dàkátà ah. sílẹ̀. Si bàbá o ti kẹ́ àdúrà bílẹ̀ lẹ fẹ́ ṣe ni ah, sọrí kò í mọ́ra dáadáa olúwa ọlọ́run ọ̀gá ògo ọba lónìí ọba lánàá ọba lọ́la àti títí láéláé ọlọ́run jacobu abrahamu àìsáyà ọlọ́run ọba mi ọba gbẹ̀ngúlò ọba kátó wúrò ti gbọ́ bàbá mi tí ò sílò àgbà tó mẹ́sì farawa àtàwọn bọ́ìsì ẹ̀ nínú rẹ́ẹ̀sì kábíyèsí tó sílóńjó apàṣẹwà tó sílọ̀njọ bàbá mi tó gẹ̀rẹ́gẹ̀dígẹ̀ tó kọ́fà àtàyè tọ̀run at the same time ọba àwọn wòlíì wọ́n ní wọ́n bàbá gọ́ọ̀ tó dààmú mú ló fẹ́ dààmú pani ní natural àwa gáìsì ẹ̀ rèé o táyé fẹ́ kílíà tó gbà fáyé ṣọ́ọ̀ṣì yàrá o àfàdọ̀wọ́ rẹ bàbá mi tó ń ṣe pẹ́pẹ́ arúgbó ọjọ́ tó bu àná bàbá mi tó bu ata ògbólọ́tún ògbólósì lọ́jọ́ last náà a máa ṣa ògo lára ń díẹ̀ bẹ́ẹ̀ ní ṣàkúta yìí a dàgbà má pààrọ̀ òye ẹni díẹ̀ ní táìmù títí lọ bẹ́ẹ̀ à ń jáde lọ rí o àgbà abógun wa jáde ìwọ ń tírèsì lọ jágẹ́ẹ̀tì ẹ o ìjọba nù wa ó jọba lọ́kàn wa o ká lè máa yẹ lógo ògo ní fún ẹ mo bá ẹ dá má jẹ̀mú pé wọ́n má máa tẹ̀lé o ìgbà tá a lè yí mi gbèǹgbùlù wàásù fún mi lọ́jọ́ yẹn ṣé o rántí pàdáyé mi sọ pé ọ̀dọ̀ ìwọ ọlọ́run ni bàbá mọ́ blessing wà but according to ọ̀rọ̀ ẹ tó wà ní báìbù ọlọ́run la ṣíwèé òwe orí thirty ẹsẹ̀ kejìlá o onírètí pípẹ́ máa ń sọkàn láìsàn tó máa jẹ́ kó pẹ́wọ̀ náà kó tó dá mi lóhùn kò ní dé báyìí o àgbà because mi ò lè tọ́ ẹ ó bá la pẹ́ jù kó tó dá mi lóhùn pákó mi fẹ́ o gbẹnu ẹ̀ ò tí ì di yẹpẹ̀ o àyè fáwọn olóṣì olórí burúkú àwọn olóṣì olórí burúkú tó dẹ̀ máa ń tọ́ mi mo fi máa yẹ pákó fún wọn kó sí wọn nú wọn máa yẹ dé ìpín àmì o tètè gba Jésù sínú ayé mi o jẹ́ kó rí aláìsí pé yíyọ ẹkùn kò ń ṣe tójó o hmm. wọn bá tó ṣẹ̀ débi pé mo bínú wọn á gbé mi ṣẹ́ torí. <laughs> máa yẹ pákó fún wọn ṣọ́ọ̀ṣì tí mo dẹ̀ fẹ́ lájọ́ yìí ọ̀rọ̀ owó èṣù ni má jẹ́ kó dìjà wa o má jẹ́ kán ṣíìtì mi o má jẹ́ kán ṣíìtì mi o ẹni máa yẹn lógo jésù olúwa wa. tó wàá lọ ṣọ́ọ̀ṣì o ṣọ́ọ̀ṣì dùn inú gbogbo ayé ló dùn láti rí i pé tú bàbá àtàdé bọ́nìgè wọ́n sì rọ̀jò àdúrà lé lórí nígbà tá a fi padà délé ìmí ti ṣẹlẹ̀ o orí ẹkún la bá màmá èrèlú àwọn ni màmá tó bí tú bàbá àtàgàn ìtúni ah ah, ah erelu màámi ah, ẹkún báwo lọ́dún titun ìyá ni ìyàwó ẹ láfa rèlú ni ó ah, lílù kẹ láfa ń gbọ́ ẹ̀fún àbẹ́ẹ̀dì ó nà ya ọkọ ẹ. àǹtí láfa ni mi ò jẹ̀bi o pẹ̀lú àlàyé ó ní rìsìn má wà wọ́n sáré ẹ̀dí o bàbá ẹtú mi ò ṣàṣe bẹ́ẹ̀ rí gẹ́tà sì di oníbó ṣe jẹ́ o. Ah, báwo ló ṣe fẹ́ jẹ́ ráfa kí ló làmọ́ yá mi lórí báyìí tó wú báyìí èrèlú ni ìgò kóòkì ló lámọ̀ mi lórí ẹ ìgò kóòkì ń gbọ́ra fa ìgò kóòkì ní bẹ́ẹ̀ tí àìbí díẹ̀ lásán ni ìgò kóòkì kẹ́ ń jà sọ́kọ ni rárá forífọ́gò gan-an níjọ́ tó tra ìgò kóòkì jọ́ mẹ́ta kò jáde nílé jésù ṣe oríṣi ọlọ́run sóhun rí wa o ráfa ti tún jẹ̀gò lórí ìyá mi lérelú. àlàyé mi jẹ́ lọ lérẹ́ kásẹ̀ dídí fún àmàgbọ́njọ́ mi. Mm.